Unit 10. We Wíwá ọ̀nà. Dialogue 1. Kimberly wants to go to the post office to mail a package to her mother, but has forgotten how to get there. So she asks her neighbour. Ejo, jọ̀ọ́, mo fẹ́ lọ sí ilé ìfìwéránṣẹ́ ṣùgbọ́n mi ò rántí bí mo ṣe lè débẹ̀. Ilé ìfìwéránṣẹ́ wo ni o fẹ́ lọ? Nítorí pé ilé ìfìwéránṣẹ́ bíi mẹ́ta ló wà ní agbègbè yìí. mo fẹ́ lọ sí èyí tó jẹ́ olú tàbí olórí ọ́fíìsì wọn. ọ̀dà ọba ni olú ọ́fíìsì wọn wà. ẹ jọ̀ọ́ báwo ni mo ṣe lè dé ọ́fíìsì yìí. jáde sí títì lodge yà sí apá ọ̀tún lórí títì lodge má lọ lórí títì lodge títì tí o máa kàn títì òkè àdó yà sí apá ọ̀tún lórí títí òkè àdó máa lọ lórí títí òkè àdó títí o máa rin títí ọjà ọba yà sí apá òsì lórí títí ọjà ọba nígbà tí o bá ń lọ lórí títí ọjà ọba bẹ̀rẹ̀ sí wá ilé ìfowóránṣẹ́ yìí apá ọ̀tún ni ọ́fíìsì yìí wà ó kọjú sí ọjà tí à ń pè ní ọjà ọba àdírẹ́sì rẹ̀ ní nọ́mbà kínní ní títí ọjà ọba ṣé ó yé ẹ. mo rò bẹ́ẹ̀ ẹ sọ pé bí mo bá jáde sí títì lodge kí n yà sí apá ọ̀tún apá ọ̀tún sí títì òkè àdó apá òsì sí títì ọjà ọba ilé ìfìwéránṣẹ́ yìí wà ní apá ọ̀tún níwájú ọjà ọba. kí ni àdírẹ́sì ọ́fíìsì yìí. nọ́mbà kìíní ní títì ọjà ọba. ó káre ó dàbọ̀ má pẹ́. ẹ ṣé gan-an ni ó dàbọ̀.